وأنا وألفني في ملكي بعد قيدي وزرت على الأهد وبوست بزوجتي وما في إلى الماء سوى مناديا وكل الذي تاتى بجانب زوجتي ṣeyò Ibrahima ṣeyò Ibrahima alẹ́gbẹ́gbẹ́ ní àrùgbùmí kó lè àdẹ́rẹ́kí àmà àmì mọ́lẹ́ ìṣúlù yìí kó lè bẹ̀rẹ̀kí bẹ́bẹ̀ tó kàùmọ́ ní mẹ́rin mímú wa nípa wakàùmọ́ ilẹ̀ àgbàgbàrí بواري بحكمة شو برائي بابا يا شو برائي بابا يا رسول من الموضع ما هو معظمة النبي محمد رسول الله صلى الله عليه وسلم محمد مصطفى الوجوهات سيده ويأتي من ذلك رسل ما مقدمة بإنا نقوم الأنبياء من لهم بإذن بالعدلات وصي وعظمة نئمت بذكري أسمي محمد بلغنا نبي المدعي آسمي مفعل النبي محمد رسول الله صلى الله عليه وسلم ومذيان يا ترى سوي برائي وما بأن يا ترى تزيم له وغره الله تشاه غيره وذاك شيء في جاله ولا إله إلا الله لا إله إلا الله نادي أولياء تورى شيء إبراهيم كشيء ملأ فخره وفضل كشيء خيره وذاك شيء تجاني ولا إله إلا الله لا إله إلا الله ولي الله سورة سيارة كل بابي وزكيني وزل أدبي إمام سيوك جالي ولا إله إلا الله إله إله إلا الله ملوف لخلق ملوف سبيل الله البرهام يلهزم كل ما بلغت برآما ولا إله إلا الله ولا إله إلا الله ملوم لغيك ملوم سميم لا يبرغام كالجبل كله مغوب لك صبر آمر ولا إله إلا الله ولا إله إلا الله لقد كنت تكون ويكون لفد لا يبرأ مجابا تفدا شأتك lóòrùn láyé tí ìgbàjọba ṣẹ̀tìgbà ṣẹ̀tìgbà lóòrùn láyé tí ìgbàjọba ṣẹ̀tìgbà ṣẹ̀tìgbà lóòrùn láyé tí ìgbàjọba ṣẹ̀tìgbà ṣẹ̀tìgbà lóòrùn láyé tí ìgbàjọba ṣẹ̀tìgbà Olúwa mọ́mù wọn, wọ́n pa wọn sọ wọ́n ti lá ń dédé. Bẹ̀wọ̀n sí wọ́n ìbàdí kó mọ̀ dún oróróró, á ti máa àti ẹ̀kọ́, báwa jẹ́ sí wọn àti ìmáà tí ẹ̀jẹ́ báwo a jẹ́ sí wa lakọ́díjá kúmù ìgbìlẹ̀ àfihàn من دعم انتزالها ملوك مرابينا ومن شفى كل مرضى فعجب داود الألف الرائينا وعافي ربنا وعافي ذوي الأمراض والمهدقة منا معانينا نجاك أنت إجابة إذا هدنا وإذا نجات والمعات وأنت السلام فسلم أبدا قلب الله يرشد الناس إلى

صلوا على النبي الكريم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وأصحابه صلاة تنجينا بآمن جميعا وعلى Ìjẹ́nà kó mọ́ bá àtọwà lọ́wọ́ rẹ̀. Ó máa tí a gbogbo gádà wà. Gbogbo tí a fẹ́ bọ́ ọmọdọ̀pọ̀ ọmọ bẹ́ẹ̀. Kọ́lọ̀ fi wà jọlọ́dọ̀ rẹ̀. Òrẹ́rẹ́ ìjẹ́ lọ́dọ̀ ọlọ́run pàápìrì láyà ọmọdà láti rẹ̀. Láyé bí àti lọ́run. Allahumma salli ala سيدنا محمد ثلاثا إكيالو إكيالكم وطلعوا إكيالكم وباء النبي إكيالكم وباء سيدنا محمد التي تنحل فيها الأوقات وتنحل kọ́lọ̀n bá fi sígbá gbogbo bùkátà wa gbogbo àjọ́ òsìnbá mọ́lọ́mọ́sà bá kìí lọ gbogbo mú fẹ́ mú fẹ́ wọ́n lọ́mọ́sà fún wa وحسن الخواتم والله مش هجيها فريدة ده صلى وسلم عليه صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد ìjẹ́ kó bá bá ìlú wa Muhammadu ìkẹ́ tó pé gbogbo àtọ́wà ọmọdàbà bí i rẹ̀ gbogbo àtìbá àtàkù àtàwù ti bá wájà ọmọdàbà àti fún rẹ̀ والأمات القبضة الرحمنية آمين وأسعد الولوغ الاستفائية آمين صاحب القبضة العزلية والباقية آمين والرتبة العالية من درجة النبي وعلى آله وآله وصلي وسلم وبارك عليه أمين دائما من خلقت ورزقت وعملت آه. آمين وأحييت إلى يوم تبعث من أفنيت وسلم تسليما كثيرا كثيرا آمين اللهم صل على سيدنا محمد الثابت للخلق نور ورحمة لله عدد من مدى من خلقك ومن باقي ومن سيد منه ومن زكي فلا تنتظر بالحد وتريد بالحد صلاة لا غاية لها ونمتع ولا انقطاع صلاة دائمة بدوام طعنائي وطعامي وسلم تسليما وبارك رحمة ربانية وليا قدر متعصبة لا يتضمن تطلبه المعاني ونرى الألوان متكونة لأجلي صاحب الحق رباني على فعلة الأعزاء الموزونة الله من المتعرض من القبور ونور كلامي اللهم صل وسلم على الناس التي تتسلم اللهم صل وسلم على سيدنا محمد برحمتك من بعدك يا رب صلى الله عليه وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنت صليت ورحمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم العالمين إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق على لما سبق نسرك بك وراجنا سراتك المسلمين ولا أعيني أصحابنا الأملاء العظيم سبحان رسول الله جمع يصفون ولنا من أمرين والحمد لله رب العالمين هدية واصلة ورحمة نازلة إلى روح مولانا الشيخ Kọba báyìí ní àwọn bàbá wa. Àwọn bàbá wa ẹni ọlọ́run ni. Àlẹ́bí àṣà fi tẹ́jì ìrìnlẹ́. Àwọn tí wọ́n ṣẹ̀lú ní ojú ọ̀nà ọlọ́run. Wà á ń fa kàfí ìrìnlẹ́. Wọ́n sì náwó sójú ọ̀nà ọlọ́run. Wọ̀kọ́kọ́ àyàtà òfin ẹbí ìlà. Gbogbo òṣèlú wọn tí wọ́n lò lójú ọ̀nà tọ́lọ́ náà ni. Jìhádà iná fẹ̀dà ọ̀tẹ̀ ìsìlámi. Wọ́n gbìyànjú wọ́n sì jagun sójú ọ̀nà tọ́lọ́ wọn bá. Ẹ ti gba àmì wọ́n tí ìlà ọ̀rọ̀ bẹ́rẹ̀ àlẹ́ni. Ojú rere Àfi gbogbo tàrí wọn ní fi dúpẹ́ fún Ọlọ́run lára bàbá wa Abdulkadir Wálíyìí láì Abdullah. Kí wọ́n gbogbo ìjọ wọ̀nyí tí wọ́n ti sẹ́fọ́ láyé tí wọ́n tó lọ ra ara tẹ̀mí tí wọ́n náà fọ́ ọlọ́run bá tí wọ́n ọ̀fẹ́ kankan kú láti máa jíṣẹ́ ọlọ́run mẹ́ǹsì bá ò nígbà tí wọ́n ti ń bẹ ní kékeré tí wọ́n fi wá dàgbà lọ́lọ́ padà sọ́dọ̀ ọlọ́run láìfún ló pẹ́ tọ́lọ́run ni bàbá máa ń ṣe pẹ̀lú gbogbo tọ́lọ́run bá bọ̀ wọn àwọn àgbàlagbà tá máa ń wò bàtà ń bẹ ní kékeré bàbá wa tó tọ́mọ́ rẹ̀ àdẹ̀bí bàbá wa sọ ádámàlà lórí ìrìnlẹ̀ bàbá wa sọ sọ́lọ̀ ní òbí wá ìrìnlẹ̀ bàbá àwọn ilé àbìlọ́kádùn ìgbẹ̀lẹ̀ ìrìnlẹ̀ Àwọn tó tẹ̀lé wọn, bàbá àwọn àti èsì síkà lọ́tẹ̀lé. Ọlọ́mọ́sá àwọn akẹ́ wọn. Àwọn tí ẹ̀rọ àwọn tí ọdún kan wọ̀ ní àfọwọ́sẹ̀ Dápòl, bàbá wọn aláẹ́yá, ń jẹ́ ìsìnkú àwọn àtàrùkù. Tí wọ́n máa ń jí sí ọlọ́run níwàtí àbí ní ìgbékalẹ̀ záwíyà ìnájẹ́ ọlọ́run ní súrúfíyà wọn a tán sọ́dọ̀ ọlọ́run ọba nípa àmà sọ̀rọ̀ ọlọ́run láì ní ìtọ̀lú ẹnìkan tàbí inú ààwẹ̀ tí bàbá máa ń ṣe bàbá wa ní ààrùn a máa rí lórí tẹlifíṣàn tí wọ́n sì máa sọ̀rọ̀ ọlọ́run ní púpọ̀ púpọ̀ ni 1987 èyí tí tí ó jẹ́ kejì àwọn mi ọ̀nà wo láàbì gbàrin hajji náà tó ó ti wọ́n ní wọ́n bàbá kan àgbà bàbá pẹ̀lú ọlọ́run níjọ́ náà tẹ́lẹ̀ mi lọ́kọ́kọ́ wọlé a sì kí tẹ́lẹ̀

láti mọ́ríkájì oní òjìyà bàbá sí lọ́nà pẹ̀lú ògùn ọlọ́run táwọn àmì ìjábọ́ tí wọ́n lè lọ tọ́wọ́pẹ́yìn nìkan náà ni a máa rántí láíláyà ní ìgbàgbé àwọn àjọ rìnrìn hajji náà pẹ̀lú bí wọ́n ti lọ lọ́dọọdún àwọn àjá ìbà dáadáa èyí tẹ́ kí àwọn àríkọ́sí sọ náà nù ìtẹ́jíjú àwọn àjò kó pẹ̀lú wọn ní jòkó lásán káyà ájòkó kọ́ máa dápara àgbàlagbà nínú ọlọ́run ni wọ́n wọ́n máa dákọlọ́ dákọlọ́ dákọlọ́ tọ́bá pẹ̀gbẹ́ tọ́bá gbé pílò tọ́bá pẹ̀gbẹ́ nílẹ̀ láì alukùránì tàbí bàrẹ́ ìlú tàbí lékìrí títí fá tàbí ti hajji ìlú èyí náà mú mẹ́rán sí ọ̀rọ̀ ọlọ́run náà alukùránì bí ẹ̀yìn bàbá bá wá rí báyìí lé nì táàrí àwọn ọmọ tí wọ́n gba iṣẹ́ bàbá tí wọ́n ń ṣe gẹ́gẹ́ bí bàbá tí ṣe àwọn àlífà wa tó fi ọlọ́rọ̀ bí ẹ̀bá jẹ́ kiri wọn tó búkàlà áti yìí ẹ̀rì gbé bàbá gangan lẹ́wọ́ àti ẹ̀rẹ́rìn àti tí wọ́n sọ̀rọ̀ àti ìdágbẹ̀jọ́gbẹ̀jọ́ èyàn máa kó ọlọ́run lára wọn gbogbo nǹkan ní wọ́n bí jọ bàbá àwọn àyà wa tí wọ́n ti dẹ́ pẹ̀lú bàbá wọ́n ṣe wọn dá gẹ́gẹ́ pọ̀ mọ́ wọ́n tó fi nípò lálìjẹ́ndà ní àwọn náà wá gbéṣẹ́ bàbá rù gẹ́gẹ́ bí gbogbo tí bàbá gbé kalẹ̀ Wallahi ìwágbàlagbà mẹ́rin bá lọ bẹ́ owó ẹ̀ọ́dà rú ẹyẹra ní lójútù ẹ̀nà ọba tó ní kí wọ́n pọ́lọ̀ ń sòrò tọ́lọ̀ wọn dá wọn lóhun àríkọ̀sí ni wọ́n jẹ́ fáwà náà ọ̀rọ̀ ọlọ́run náà tí mo fẹ́ ké yìí àti azíkìrí tá ṣe yìí náà ni mo fẹ́ kí àwọn bàbá wa àgbà tí mo fi tọ̀tọ̀ dákọ wọn àwọn bàbá wa gbàtúrè àmọ́ wọn púpọ̀ ní márkà tó bí ẹni sí àdámù púpọ̀ ní wọn lókè àkómọ̀ gbogbo àwọn onímárkà náà ni wọ́n darí wọn sí àti yóò dá bàbá

àwọn òní bàjẹ́ àmìnà ọlọ́dún Muhammad sallallahu alaihi wasallam <laughs> bàbá wa kẹta lọ́hun àkí ẹ̀yìn náà púpọ̀ àwọn atara ń kí ogun ẹ̀yìn bàbá bàbá tẹwà ń kálẹ̀ lọ́wọ́ tún àti lọ́wọ́ àlàáfíà tẹ́ sojú sẹ́yìn àwọn bàbá wa ní bàbá wa lẹ́dẹ Abdulkarim ànípa àti gbogbo ẹgbẹ́ ẹ̀kọ́ dìde ẹ̀kọ́ sẹ́yìn àti bàbá wa lọ́wọ́ àlàáfíà lọ́wọ́ láàfíà lọ́wọ́ láàfíà èdè bàbá wa kí ìjẹ́rábà ní amẹ́ríkà ní àwọn òní àwọn náà ní lánàá àwọn náà nílé ní ọlọ́run ní padà lẹ́yìn bàbá rẹ̀lá ìrẹ̀hà ìrẹ̀mọ́tíra àwọn bàbá kí gbogbo àwọn bàbá lọ́la tàbí wà jùlọ táwà náà gbọdọ̀ bá àwọn bàbá yìí ju bàbá lè ní àwọn àwọn dùn táwà náà lè dàgbà lọ́la àwọn náà wọ́n járọ́wà níjọ́ náà fún bàbá ẹlẹ́ha àwọn lajá náà sí àwọn ni gbogbo wá sí òru gbogbo wá sí ọ̀sán tí wọ́n bá lọ títí kí ní gbogbo gbẹ̀rẹ̀ àti gbogbo agbègbè Ògbómọ̀ṣọ́ àwọn bàbá wa ọlọ́rẹ̀ lànàbì àwọn lárọ́ àti bàbá àwọn lajá náà sí ọlọ́run sàjárí yí pẹ̀wò àmìnà alánàbì lọ́dọ̀ ọlọ́run bí wọ́n ti

àti bàbá wa Solomon wọn ni wọ́n ti wá wọ́n ti lọ wọ́n máa dáhùn káàkiri fún gbogbo ẹ̀sẹ̀ ọlọ́run ni ẹwà jájọ dìde pé ká pé àgbẹ̀bẹ̀rọ̀lá illallah La illallah Muhammadu Rasulullah Muhammad Rasulullah الصلاة والسلام على خير خلق الله الصلاة والسلام على خير خلق الله يا أستغفر الله لا إله إلا الله محمد رسول الله الصلاة والسلام على غير خلق الله أنت إلى قجاجهم قجاجهم illallah Muhammadur Rasulullah As-salatu wassalamu ala khayri khalqillah Astaghfirullah La ilaha illallah Muhammadur Rasulullah As-salatu wassalamu ala الحمد لله أستغفر الله لا إله إلا الله محمد رسول الله الصلاة والسلام على خير الله Gbogbo akápẹ̀ ní ìyàwó tí wọ́n jẹ́ ọlọ́run. Ẹ jẹ́ ká tọrọ ta bá fẹ́. Ẹ̀yìn wàtà ti gbàpọ́lọ̀un lè ṣe é. Ọba tí ń ṣe lọ́lọ́run. Ọba tí kìí sú kó wọn ò ṣe máa, ó ṣe tàwọn tànáà wọ́n ti tàwọn àti jẹ́ ta ọba tí í ṣe fẹ́ ni ó mọ́ orí kọ́dà yóò ṣe fẹ́ ni tí ó mọ́ orí yóò ṣe fún sáàkìrù yóò ṣe fún káàfìrù yóò ṣe fún ẹni tó mọ̀ òdodo tí ń gbòdodo yóò ṣe fẹ́ ni tó mọ̀ òdodo tí ó gbòdodo yóò ṣe fẹ́ ni tí dúpẹ́ yóò ṣe fẹ́ ni tí ò dúpẹ́ ọlọ́run أنت أعلم بنا منا خالقنا ورازقنا هادينا ومعطينا أول قبل كل شيء وآخر بعد كل شيء ظاهرا فوق كل شيء وباطن دون كل شيء يا أول الأولين ويا آخر الآخرين بهذا المستغيثين أقفنا عند تغيير حالنا حتى بآينا العليم على قضايا قدير وهي عليك يسير فمن علينا بقضائها يا أكرم الأكرمين يا أكبر حاصمين يا أجل الأجودين يا أرحم الراحمين يا رب العالمين مولانا الشيخ عبد القادر bàbá aṣọ́ ọ̀gá àti ìwọ̀lẹ̀ ilẹ̀ ìràhámọ́rún ẹ̀kọ̀wá nìyí papọ̀ máa gbogbo àwọn tí wọ́n yọ jíṣẹ́ ọlọ́run. Báwa àti àwọn papọ̀ máa tó jíṣẹ́ ọlọ́run àti àwọn olódodo náà tó kìí. Àwọn tó dùn bá tó. Máa ṣe ka Adam. Àtàwọn bá ṣe ka Adam. Àmàlẹ̀ Adẹ́bí. Wà Mùsàlù ọ̀gbọ̀n. Àtàwọn tó jọ bẹ́ẹ̀. Ṣé mọ́ sájì yìí. Bàbá ṣe mọ́ sájì yìí. Ṣé mọ́ alì tìǹà ẹlẹ́hà. Bàbá ṣe wọ ẹlẹ́hà. Gbogbo ọlọ́run tàbá kí wọn bá foríjì wọn. Àìmì ìnà ẹ̀rọ pẹ̀lú àlẹ̀ mi náà fàájá. Alfáàjá. Ìlàrá máa yọrí. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير عليهم ولا الضالين آمين àwọn bàbá ó jòkó ẹjẹ́ pàtàkì láti jòkó بعد ذلك الصلاة على النبي السلام على النبي أبس كفرها وإذا كفرها وإذا كفرها وإذا كفرها Ọwọ́ ọ̀tún akọjú pé, Asàlátù aláàrínàbí, Asàlámù aláàrínàbí, Asàlátù aláàrínàbí, Asàlátù ọjọ́ àjẹ́rò sí Asàlátù aláàrínàbí, Asàlámù aláàrínàbí, Asàlátù aláàrínàbí, أجاجوا إياه صلاة على النبي أجاجوا إياه صلاة على النبي وضع لله صلاة على النبي لله النبي صلاة على النبي وطلبها صلاة على النبي لله النبي صلاة Wọ́n ní àwọn nìkan ni ò ní dí ìjòkó, ẹ̀yẹ́ aláṣàdọ̀ ẹgbìdẹ̀ ẹgbìdẹ̀ ànábì wa bá ìkàrí ẹ máa mọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bọ́wá pàdánàbí bá sí ìgbà tó yọ sí Màdínà ó ní bá àwọn obìnrin ṣe pàdé ẹjọ́ látàwọn ọkùnrin Ẹjẹ́ àjọrí àṣàlátò àyànnà. Ọjọ́ aláwọ̀ àṣàlátò àyànnà mi. Àṣàlátò àyànnà mi. Àṣàlátò àyànnà mi. Àṣàlátò الصلاة على النبي السلام على النبي الصلاة على على النبي صل وسلم صلاة على النبي سلام على النبي صلاة على النبي سلام على النبي صلاة على النبي الصلاة على النبي الله حسن الجم الصلاة على النبي الصلاة على النبي الصلاة على النبي الصلاة على النبي Èèyàn bá ń dákọ̀ ọlọ́run, ẹni ogún, èèyàn bá ń dákọ̀ ọlọ́run, aláàbẹ̀ rẹ̀ yóò pẹ́, ẹ̀rọ àbáwa MC Ráìgù ẹwọ́ ti fáìlì ànẹ́bì yóò Gbogbo ẹjí máa ń pè ó kọ́ lọ́run ní gbogbo ìgbà, nǹkan rẹ̀ ò ní dàrú, nǹkan rẹ̀ ò ní bàjẹ́. Tàbá rẹ̀ jí ń sàzíkìrí tí ń dákọ̀ ọlọ́run gẹ́ bí àzákìrúwà yìí náà. Tí ọ̀bá ti jẹ̀bi ọlọ́run, tíyàn ọ̀bá ti dagbo ọlọ́run rú, tóyàn òsì dòfin ọlọ́run tí ọ̀dá tí wọ́n lágbára ní wọ́n lè mọ̀ jàkadì ní kí lè yàn wá sí láyé tí wọ́n ṣe wọ́n kọlé wọn lọ́lá wọn bímọ nípa ìkùránì tàbáwọ bàbá wa wà líyìn láì tí wọ́n bí àwọn àlífà wa yìí tí gbogbo wọn kàwé tẹ́lá Amẹ́ríkà lọ Germany lọ London ilé ni wọ́n jòkó tí wọ́n jí ibi tẹ̀sùbá yẹn ju gbogbo nǹkan àti kìí náà ni bàbá wo bàbá wa ṣe Adam gbogbo ọjọ́ ayé ìwọ̀n èsẹ́ tọ́lọ́run lára ọmọ ọlọ́mọ lára gbogbo àwọn yìí ẹwà wàrà tọ́rọ ń dá fún wọn lẹ́yìn wọn tí gbogbo ọmọ wá dà fáà tí wọ́n dolóró tádọrọ́lá ẹnu bàbá ṣe kàmáì èwo ló rún pàánú ọmọ wọn èwo lọ́rá rẹ̀ ẹwà wọn àpálálá níwò lẹ́dẹ̀ ní kìrún nígbàdà lẹ́kọ́ iná tí èé àwa sí àwa ọmọ kéékèèké tò ní ń kéwú tálùkùránì ò tó wa mọ́ ìjẹkújẹ ìṣàkóṣà ìmọ̀kúnmọ owó ògìgì ní kálùkù wọn wá ká káwù níbọ̀lá fọ̀rọ̀ ọlọ́run tí ń sọ́nà alkùránì pé àwọn tó bèèrè hìmínà ṣaitani rajim Bismillahir Rahmanir Rahim. A'udhu billahi minash shaitanir بسم الله الرحمن الرحيم الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب الذين آمنوا وعملوا الصالحات توب لهم وغزن مآب الذين آمنوا وتسمعن قلوبهم بذكر الله ألا بذكر الله تسمعن القلوب الذين آمنوا وعملوا الصالحات توبى لهم وحسن مآب الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب الذين الأوصال عاتبوا بالهم وعوصل مآب Ẹwà ayà méjì ní pẹ́rẹ́ nì, ó ti tó ṣe owó ní ẹ̀bá fẹ́ ṣe láyé tó bá mọ́rọ̀ lọ́gbọ́. Ẹnu kákan, kákan support, kásì corporate, òun náà ni àìkọpúrìtì ń dàwà fà láàmú tó tún wá lọ wọgbé awo ṣẹgbọ́n tó bàbá wòlí wọgbé awo tó kù láyé ni tí wọ́n sì ṣe òmòdí yẹn sí láyé àbí wọ́n tún kọ́rọ̀ sí kápẹ́ẹ̀tì wọ́n lọ ẹgbẹ́ ìdọ̀tí áyà méjì náà ti tó fún gbogbo oníwúrìdí kọ́rọ̀ Tìjàní aláwàyí àtàwátà mẹ́kọ̀dìríyà àtàwátà mẹ́tìjàníyà áyà méjì ti tó kọ́rọ̀ ẹni tí ó kọ̀dìríyà tó Tìjàníyà jẹ́ mọ́ra àwọn àgbàlagbà lápò tó bá fẹ́ ṣe nǹkan láyé sálùkùránì ò tó ṣe nǹkan mọ́ ní àríwá tọ́dọ̀ àwọn kan tó tún ájá sí pé pàlùkùránì lẹ́gbẹ́ kan àtúnwà mú nǹkan àmì ìtọ́bọ̀ tí máa àfi àrámù papọ̀ máa láì èyí ṣe tó rí bẹ́ẹ̀ ọlọ́rin ní alladhina amanu wa tatma'innu gbà pé ọlọ́run ní ṣe nǹkan gbogbo tọ́lọ̀ ń dá sáyé pápátágbà àbí ọlọ́run lọ́wà. Pọ̀tátùnà ìnà kò ló ń bòrò bèzékiri ńlá. Tọ́kàn rẹ̀ sì balẹ̀ sásíkiri ká, tọ́lọ̀ lórí a máa dákọ̀, òdìwú ní ẹ́sẹ̀ jíbìlẹ̀kọ̀. Òun ló fún wa láyé, ló gbé àsáyé, ó sì fa nákàlí tá fi lo ayé. Ẹ kírun fún mi, ẹ fún mi, ẹ zàká fáwọn ẹ ṣe dáadáa fún ẹni tí máa ń bẹ lára yìí. Ẹ máa wá pè mí, ẹ máa pè mí, ẹ máa pè mí ọmọ pa ní pọ́blẹ́mù ló fi ní a máa pè ohun Ìlọ̀ wa fún wa lóògùn tálò, àwọn afóògùn tọ́lọ̀ fún wa lẹ̀, àwọn àlọ̀ ọ̀sà ògùn èṣù, èṣù tó tẹ́kù lọ táà wa, tó dígàgá wa láàrin wa pẹ̀lú ọlọ́run tọ́lọ̀run tó tí ò ní jẹ́ arọ́nà lọ àti àwọn tàà bàbá fúnlọ́ orídìí lọ́hun ni. tọgbọ́ ọkọ̀ sí àbọ́gbọ́ ti já ní àbọ́ ọgbà nẹ́kàlí kan tí wọ́n máa lọ rẹ̀ sáà máa lọ sadà lẹ́ìlú máa lọ kálùkùrá ní ọ̀rọ̀ yóò yanjú tọ́kàn rẹ̀ bá ti balẹ̀ pé ó rí bẹ́ẹ̀ ó lè palẹ̀ díẹ̀ ó sì lè yá bọ́bá ẹgbẹ́ rẹ̀ àbábúrò rẹ̀ ti ń kọ́lé títí yẹ́nà ń bọ̀ èyí wọn afẹ́kọ́ wá fi àpèjúwe tẹnìkan kò fi wé tara rẹ̀ bí àsìkò rẹ̀ bá tó ọlọ́run ṣe kìí náà pọ̀tẹ́sìmà inú kùlúbòhùn bìzìkìrílẹ́ tọ́kàn bá ti lè balẹ̀ ayé balẹ̀ ọkàn sásìkìrí tá a ti gbà pé kò ní rí bẹ́ẹ̀ mọ́ wọ̀tẹ́tìmá inú olóbò fún bí zikirila ọdẹ yìí aláàbì zikirila hí ẹkùnmá inú olóbò ẹlẹ́kẹta wá ń kọ́ wa amilu sọ́lẹ̀ ha ti ìlú mẹ́ta Tẹ́rí mẹ́tẹ̀ẹ̀ta ni ò pé lára wa ni ọ̀jẹ́ ọ jẹ́ bá bàbá wọ̀nyí làwá fi sẹ́kù lẹ́yìn ìwọ̀nyí wọn fi parẹ́ àwa náà fi ká múra kálẹ̀ ṣe ámànú kàṣẹ ìmánì pé yẹ́ wọ́n ti gbà pọ́lọ̀ wọ́n sí ìmánì a ní ìmánì sóògùn ni a ti gbà pé ó rí mẹ́rin a ní ìmánì sí tọ́ọ̀bá tó láyé lọ́run ló fi kí ayé ikí tàbí gbé ayé alkùnránì sí ni. Lúbàdà wà ó sínú máa. Ní bá fún ẹ̀lọ́ wúrìdí, èyàn kọ̀kọ́ máa jẹ́ múrídí, bọ́bá ya yóò di sáàlìkí, alìmọ̀rídù lẹni tó ẹ̀sẹ̀ wọlé, àsáàlìkù lẹni tí ń tí ń rìn lọ, kíláàsì mìírì ò àti kògbòrá kọ́dà àti ṣògbòrá náà gbogbo ọmọ àtọ́gbà ṣe ìwò mẹ́mẹ́ sí ìwò símbẹ̀ yóò máa ṣe kéèké bọ́n ti ní kọ́ máa ṣe mí máa ti lọ bẹ́ẹ̀ yóò máa rí àwọn làwá míhù àwọn tẹ́ yóò máa fi mọ̀ pé ǹjẹ́ ń bẹ aláàjẹ́ ń sọ fún ẹ bí díkìrì láàrin pẹ̀lú ká gbọ́ orí bí ká ṣe dáadáa tẹ́tì máa ń lọ lọ́kọlúbù láàbí sẹ́kọ̀ ọ̀tà lé aláàjẹ́ ń sọ láàbí rówó kójọ Àlàá ìyá mi ti ń tajà lè zíkiri láàrin tọba lè zàzíkiri o tó jáde nílé tẹ́sílọ̀ ìlú lòkòlógún gbogbo àwọn kọ́sọ́mà rẹ̀ ò ní sá aláàjẹ́ǹsọ fún ọ̀ títà àti wọ businessman lè zíkiri láàrin tọba lè máa dákọ̀ ọlọ́run tẹ́sílọ̀ ìlú lòkòlógún ló fi succeed lórí gbogbo ọ̀fẹ́ sí láyé àwọn àmì ìgbà wà láyé ọ̀pọ̀ ni wọ́n lọ ha ti agbárí Aya Kùránì mẹ́ta ò sí lágbárí ẹlòmí. Ẹsẹ̀ ìjẹ́ mọ̀kádàmù, ìjẹ́ sí ìjẹ́ ìlàjífà, ìjẹ́ gbogbo ẹ̀. Tọ́ bá tẹnubọ̀ gẹ̀dẹ̀ báyìí, eh, tó ń gọlú ṣe tá ní àwọn ṣìyá ni ọjọ́, àwọn bákanáà ni ẹ. Kódà, ọtún tẹ́tẹ́lòmí burú jù jù àbá aláwọ̀ lọ. Kò sí ó túbà kankan lérí ẹlòmí. Ẹ̀sì wá lẹ́ẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni zikiri lọ́nà tí ò pin ọ̀nà tí ò ní lópin zikiri ló ń jẹ tí èyàn jẹ sí múni múnira bá ní òun náà làgbó tí èyàn mú tí èyàn kí bì í dànù òun náà sì ní tí tí èyàn mú tí èyàn kí tọ̀ dànù azikiri ní ètò nínú azikiri ní ètò nínú Àwọn ará ìgbìlọ́dá kìí lọ láti bàtí mo ti dé ní ṣe ń dá padà sí lọ rí. Àwọn àpò. Ìsàn dáwákà lọ rí. Àbíkìrí ní ìdúnlé náà. Àbíkìrí ní ìdúnlé náà. Àsálátù ní ìdúnlé náà. Àsálátù ní ìdúnlé náà. Àbázà zíkìrí àdúrà ọgbà ohun. bàbàzà látùn àdúrà ó gbà ó. Àníkìrí ní ètò nínú. Bàbàzà ní kìí àdúrà ó gbà ó. Àníkìrí ní ètò nínú. Bàbàzà ní kìí àyíyà bẹ́ẹ̀. Àníkìrí ní ètò nínú. Bàbàzà orí jẹ́ ẹ̀yà yóò ti gbè sínú ohun. Àbíkì rí ilé èdò nínú. Bàbá jẹ fùfú dára ó yàgbẹ́ o. Àbíkì rí ilé èdò nínú. Orí jẹ́ ẹ̀yà yóò ti wàhálà o. Àbíkì rí ilé èdò nínú. Bàbá sàfà láti wà kí àgbẹ́ òun. Àríkèrè ní ìdùnní náà. Àríkèrè ní náà. náà. Bàbá wa nílé owó ìdí ní pàkátà. Bàbá kù sátà táàdọ́dọ̀ wọn á kàn bàbá wa ẹlẹ́ha ń bẹ̀. Bàbá wa ẹlẹ́ha pàkátà, Allahu gbogbo nǹkan ń fẹ́ ní máa bá wọn ní olé láì lú jìbìtì láì sí 419 èyí àwọn àṣẹta àkùrádì kan iná sí ní ẹwòye àwọn àbáta ti kálẹ̀ ìwá tàwàlẹ̀ haúsá mẹ́mẹ́ àtọkàntìlẹ̀ lárúbáwá alkùránì yóò lé àràbí kan sí bẹ́ẹ̀ ni òdíkù kí ló wá àṣẹta ọwọ́ àpépò sí fẹ́ fún wa ẹ̀yìn ọ̀dọ́ tí wọ́n ní yóò máa bẹ lọ́kàn yín pé ọ̀nà wo lágbé gbàbá yìí yóò ìdá fún wa àbí òsí lọ́kàn yín àwọn náà fẹ́ kọ́lé ńlá afẹ́ lo mọ́tò ńlá afẹ́ gbádùn ayé wa tí yìí náà ni káwọn àbá kan ìsọ pé tẹ̀sùbá kí ní ẹ̀kọ́ ní tẹ̀sùbá tẹ̀sùbá ọdẹ ṣe kankan àárín ohun gbọ̀dọ̀ lọ́n lọ́dàrú eré rẹ̀ sì dàrú wàláì tẹ̀sùbá tó ṣe gbogbo tó yóò ṣe lọ́run níbi iṣẹ́ kó tó lọ́fíìsì láàárọ̀ pé ọlọ́run ọba tó níṣẹ́ ọba tó lówó ọmọ tètè mi wàhálà pé ọlọ́run bí kò sì jọ́kàn rẹ̀ ọ balẹ̀ wípé pọ̀tẹ́tìmọ̀ inú kúrú ọgbọ̀n hàn bí zikirila bẹ́ẹ̀ni kan bá ló kò rí tọ́ gbà nínú ẹbí àbínú ẹlọ́kùn bá àwọn bàbá ológun náà bọ́kàn wọn bá balẹ̀ sí ogun wọn tí yóò jẹ́ ní àti má gbé àpọ̀tẹ́ ńláńlá léèyàn lọ́wọ́ báyìí tí wọ́n hó rú láyìí tí wọ́n ní kọ́ pọ̀pọ̀ sí tó símọ̀ pé tọ́ra bá ti pè yóò jẹ́ bẹ́ẹ̀ bọ́ bá láyà kọ́ pọ̀kàn sí tọ́ bá lẹ́ni dẹ́gùn júlẹ̀ tẹ́nìkan bá láyà tí wọ́n lóògùn tó kígbe mọ́ pé tọ́ bá júlẹ̀

níbi a bá fọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ní sí ibẹ̀ láàbà ọlọ́mọ lè wà kó ní ìsìláàmù lọ́nà ẹ̀sìn mí àmìnà bàbá wa nílé ẹlẹ́ha ọlọ́run fún wọn ní tasarufat ó sì fún wọn ní tasirifat ó sì fún wọn ní karama àti makama gbogbo tasirifat tasarufat iná lábẹ́ karama àti makama lọ́wà bẹ́yà bá ń dákọ lọ́n dáadáa tí ẹ jẹ́ kí mọ̀ láàzámọ̀ ọwà ń bẹ̀ ìdún ní tí ò jọ já tí ẹ jẹ́ kí dàwámọ̀ ọwà ń bẹ̀ déédéé tásìkò tó ibi tó ti ń ṣe ìdákọ lọ́n sí máa tí ò sídọ̀ sí ń bẹ̀ kí wọn náà wá jẹ́ ó sí dáótì lọ́kàn rẹ pé máa pé àbí ó rí bẹ́ àbí kò ní rí bẹ́ gbogbo tọ́lọ̀ sí fáwọn bàbá òun ló sì fáwọn náà ìdààmú bá wa lára pé àtíkì ní yọ́ àkà báyìí tẹ́sàlásì lọ́wọ́ pẹ̀lú bá jà yọ́ àkà bùkátà yí báyìí ṣe Kùránì yọ́ wà ibi títà mo ti kọ́kọ́ bá wa náà wàtàtìmà inú kòlóbòhun bí zikirìlá àwọn nǹkan bí méje lákàtà bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn wòlí ọlọ́run ní ìgbà tí a ti gbàfọ́lọ̀ pé ya wal amalu ti sa ìyá lọ́wà fún ọ ni bàbá lọ́wà fún ọ sáàfẹ́tọ̀ wọn

nígbà ọdún jáde alú ọdún tẹ́ ọlọ́run wọ́n pẹ́ alú àjọ mẹ́ta péré lọ bá ṣe ó ti ámèlú sọ́ọ̀lì àti ó ti ṣe rere àwọn ni wọ́n máa sọ fún ọkọ̀ ọlọ́run gbàdúrà yìí kí ẹ tó jáde wà láyé àdúrà yọ́ gbà ṣe éhù àdúrà yọ́ òun lọ fa kí wítínẹ̀sì ọba gbígbàdúrà lára ti àwa tòní. Bàbá lè fẹ́kọ́ padà sójú ẹ̀, kádà ní bàbá orí bàbá ẹlẹ́ha, tí pàkádà ẹ̀hùn tí bàbá ti wá náà kọ́sẹ̀ wọn, inú ilé ni wọ́n jòkó abẹ́ àwọn ni wọ́n náwó, tọ́bá wá dọdún àwẹ̀ àbádọdún léyá, bàbá wá jòkó nulé, wọ́n máa fún kálukú lẹ́ran léyá, wọ́n máa fún kálukú lásọ ọdún lábẹ́ inú yàrá ní ẹbá lọ wá kìníkà lọ́dọ̀ bàbá abẹ́ àwọn ni mọ́dọ́dọ̀ bàbá ní Bílálà náà bàbá Muhammadu Jami Bílálà èyí tó sojú wá tá ma wọ́n dáadáa láti dalbarka wọn wọ́n lọ́wọ́ pípò láwọn bàbá ìdí sayé wọn tí wọ́n fi àrámù kún àláàlì tójú wọn fi dáadáa yìí wọ́n fi dáa Àwọn àrígbé àlẹ́bí na àmànú ọgbọ̀lọ́gbọ́ ni èyí. Wàtà ti mẹ́rin lọ́kùnrin ọgbọ́ bí ní kiri ńlá. Ọkùnrin wọ́n ti balẹ̀ sọ́lọ́ pé ogun tí máa fi ọlọ́run ó ṣe. Èyí sàwárá Sàúdí là o, báwọn náà ti ṣe é nù débẹ̀ ìjọ kan fún bàbá Bílálà lówó àwọn adítàrẹ́ fún lówó ìmílẹ̀ fún lówó nígbà fọ́gbọ́ fọ́dọ̀ tí wà dámà ọ̀rẹ́ ìbílẹ̀ ti wáyé ó e, lè ìmọ̀ kígbè lè ọlọ́ alérí ánàkúnmọ́lá ẹbá ń gbé ìdàmí wọ́n bẹ gbogbo wọn lérí ẹ ó lè ẹgbàmí ará àdúgbò àwọn olè ó lè gbogbo abẹ́rí kodò ẹ̀dí ó sunkún sunkún wa fún ìgbìyànjú bàbá ìlàwà wa bóòlé tó á tún pè wá lólè wọ́n sàlábà gbogbo yìí ẹni ríṣe ẹgbọ́lòsì kò ní bọ́ sí fún ìpè yípọ̀ jọna àwọn ni ẹ̀yìn lọ́wọ́ dá fún mi lọ́wọ́ wọlé bàbá bá gbé owó jáde nulé owó Britain wà ń bẹ̀ owó Paris wà ń bẹ̀ owó London wà ń bẹ̀ owó China wà ń bẹ̀ owó Saudi wà ń bẹ̀ gbogbo wà yé ní mẹ́mẹ́ bàbá ní sí ń bá sọ fọ́lọ́n kó gbé wá ní sí lóògùn ẹ̀yìn fún mi lọ́wọ́ ẹ̀mẹ́ fi kékeré gbá ńlá lọ́wọ́ mi wọ́n fi ń kọ́ alẹ́kọ̀ọ́ ni àwọn apẹ̀ wọn títí wọn sàdúwà fún wa ẹmọ́kanjú alábi síkiri láhì tẹ́tìmà inú olùkòlò alẹ́dínà amánà àmìkò ẹ̀dùn bí ẹ̀dùn ní ẹmẹ́jẹ wọ́n gbé ìlọ agbó mi tó hù bẹ́ẹ̀ láhùn ẹmọ́kọ́ muslim bádá ò bá báyí lérí ọmọ àbí lérí ọkọ àbí lérí ọjà ẹ̀dùn ẹ̀dùn ẹ̀dùn sójú kan ọba tó lànà lólò ní ọba tó nìyí lọ́lọ́run ọdá àti ẹ̀sọ́lọ́run ṣe pọ́blẹ̀mù ọ̀fà wọn lọ́wọ́ tó gún lórí ṣe ẹ̀dọ̀ ẹkùn lọ́dọ̀ kìí ẹ̀sọ́lọ́dọ̀ aláwo tó tí ìrìnbá ti dá aláwo tó ní pọ́blẹ̀mù mọ́nù ẹ̀fàmà rẹ̀ oníkú tó ọjà rẹ̀ nílùú kúrẹ́ ti jọ kan torí bó ń sáwó ọ̀dà ẹ̀sọ́lọ́dọ̀ olóòsàpàlì wọ́n gbogbo olóòsàkáwà ájú púpọ̀ kò tẹ́ tí pọ́blẹ́mù ń dà láàmú náà àkọ́bá ah, ah, jẹ́ bẹ́ẹ̀ ẹgbẹ́ agbó tí tó lò kí wa mọ́. Ibi odò bá gíyàn mọ́ lè yàn fara mọ́ aláà Àsíkìrí ní ìfilé lọ́kànbalẹ̀, àdúrà jojúmọ́, àdúrà jojúmọ́, àdúrà gbogbo ìgbà, àbá lọ́dọ̀ àwọn bàbá tiwa náà, ẹlẹ́hàá táwọn náà tó kọ́dé àbẹ́ ẹlẹ́ha tọ̀hún tí àdúrà bá pọ̀ owó a máa pọ̀ sí lọ́wọ́ yẹn tó ní mọ́bí ó ti wá láìpé èyí là ń pè ní tàbùdí ìlú àti tẹ̀síríbù èyí tó ń pè ní sáyù kánàkùnrin bá sí kiri bá pọ̀ tọba lọ ńlá gẹ́gẹ́ tí ò sí mọ́tò nígbàtí ẹ̀bùgàdà ẹ̀ọ́kàn ìgbé àṣírí wọ̀nyí náà làwọn ọlọ́gbọ́ àwọn ìbólà àwọn fi ṣe fèrè tí ń dùn àti fóònù tá ń gbé kí ní ti ń bẹ lọ́dọ̀ àwọn bàbá wa náà bẹ́ẹ̀ lára dégbẹ̀dẹ̀ tí ń bá ní sàlámà alékùn lóòrù àbá dákọ̀ àwọn ilé àwọn dákọ̀ lẹ́ẹ̀kan náà ni wọ́n dákọ̀ rẹ̀ kò sí ẹni tó bá débẹ̀ lóòrù wọ́n dákọ̀ Kí ló rẹ́ tẹ́ ẹ̀mà dákọ̀ gbogbo ẹni tó bá ti dé? Ẹni bá ti rí ẹ̀dà ọkọ̀ wọn, bàbá níbẹ̀ ni kẹ́ tó délè ní tí máa rí. Wọ́n ní ká lọ kí n fi, kí ní tẹ̀ máa wò lọ́dọ̀ yìí tẹ́ pín tẹlifíṣàn kí n fi hàn ọ́. Ibi kan bẹ́ táwọn bàbá wa ní pálọ̀ wọn tí wọ́n máa sùn. Àwọn afọ̀kàkàbẹ̀ ibi tọ́lọ̀un tí fi hàn ìmì ẹni tí ń bá ń bọ̀ ní èrì. Àwọn alẹ́kálọ̀ bí jẹ́ mi tí pọ́ọ̀sì kí ló kọ rẹ wọ́n wà kọ́ wọ́n wà ní lọ́kùn wọ́n ní lọ kọ lẹ́tà wà kọ́ tó ń bá ń fẹ́ lẹ́tà àti jẹ́ ẹ̀hún pòósù ẹ̀ sọ́lọ́wọ́ ọba mi ni ẹ bá gbé lẹ́tà fún wọn wọ́n wá fi hàn mí wọ́n ibi tí ní tí pòósù lẹ́tà sọ́lọ́wọ́ ọba mi ni wọ́n wà fi lẹ́tà rẹ̀ sígbẹ̀ àti nítọ̀ pé wọ́n agbẹ́lù kùránì ni pẹ̀lú ògbọ́rọ̀ wọ́n tọ̀ wọ́n dé ní bukata bí ya. Allahu Akbar. àwọn bàbá wọn yìí náà wọ́n bí dúdú pọ̀ mọ́ funfun ẹ̀dàkùn jàmáà nàsíhà àtẹ̀mí tí ń ṣe lé ní ṣókí òun náà nù ní ẹjẹ́ adúrọ́dọ̀ ọlọ́run ká sì dúrọ́dọ̀ àwọn ẹni ọlọ́run àwọn àtàgbà fún bàbá Wàlíyìláì tí wọ́n ti lọ táà kóòdì sí tẹ́wọ́n wá sàlátù dédé tẹ́wọ́n wá bí jẹmá ọkọ̀ jẹmá wá dígbẹ́ lọ́rùnlá tẹ́wọ́n wá dédé nì ẹmọ́ yí padà tẹ́ rí ẹ̀bùn tí wọ́n bùn ní lónìí ohun wọ́n fi sàpẹẹrẹ ní ẹ̀bùn tọ̀dọ̀ ọlọ́run ọba ó jùlé yìí nìlọ tẹ́ bá dáàmà pẹ̀lú zikir tẹ́ ìdíjọ́ jàǹgbà kan àbáwà ta ní ṣẹ́wù kan bì kan ẹmà wulẹ̀ o ta aláwọn àfáà ta ń tẹ̀lé ẹmà jẹ́ àti kìyànà pẹ̀lú wọn ẹmà sì jẹ́ àrò òkúrò pẹ̀lú wọn kí ń padà wá lára gbígbàgbó wọ́n láàfáà ta ní àbá ni a máa wá ṣàdúrà fàájíà ní gbókè ìrìn àní fàájíà ní ọmọ kí ó tọ́ wá láyà tó jálárì fún yìí tọ́lọ̀ ń bàdẹ́wó kàn án wọ́n ò gbá fàájíà àwọn nákàlíkù lẹ́rẹ́ tó tẹ́ ó lè jẹ́ pé lónìí fàájíà ọ̀la òní fàájíà fàájíà iná sì ní àwọn bí bàbá yìí bá ń ké a máa sì ké díẹ̀ díẹ̀ ti jẹ́ ni ọlọ́run púpọ̀ wọ́n ti pípa nìkan lọ́wọ́ àwọn ọmọ pókù sínú olé ọ̀pọ̀lọpọ̀ àbá ìta ní ìbẹ̀ kò sínú olé ọlọ́mọ́sà jẹ́ àwọ́ nínú olé káwà ń ta ajẹ́zá ìran wọ̀bà sínú ǹjọ́ tílẹ̀ bá rọ́ ǹjọ́ náà lè yán lò sínú olé wọ́n wá lọ àjò yọ́ gòrí omi kọjá bí káfẹ́ gba ètò odò kọjá lọ sí òkú odò wọ́n wá débẹ̀ kò sọ́kọ̀ ọkọ̀ ti tán oó sì ṣe wá ìjọ́nà bàbá ní ọkọ̀ láàrí máì bó láti jẹ́ padà sí rí náà ó ti fọ́kọ̀ ọmọ àfá ní ẹgbìnrin lásọ mú ẹtí máa wí ní ẹmà wí o ara corporation corporate pẹ̀lú àwọn àfá wa pẹ̀lú ṣéhù wa tí múṣẹ́ jẹ́ tí múnákàlì dáhùn tí ò ní jẹ́ ni wọ́n corporate ń ni òfin dá bá ṣe ń bí awo ẹnìkan nígbọ́ yóò wo mọ́bẹ̀ ní ń jẹ́ awo òfin dá ṣe ń bí àjẹ́ ẹnìkan nígbọ́ òfin táwọn oṣù bá ti láàrin ara wọn sọ mọ́lẹ̀ ń bẹ̀ẹ̀ nìkan òṣìgbọ́ tẹni bá dàrú kẹ dàrú nù òfin tá àjọ sínú tẹ̀ríà ìsìláàmù tá ń dàrú ní ọ̀jọ́rọ̀ owó tó alkùránì jẹ́ ju gbogbo ogun lọ ẹjá padà wa sunna lábẹ́ àwọn sí huwa alkùránì pé méjì náà ni ó sì máa bẹ̀táyé ìparẹ́ tí wọ́n sì lóòsẹ́ ọlọ́run fi bẹ́lòmí ìrọ̀hùn àbábá ẹbí mímú àákọjá lérí odò làbábá pè ọlọ́run tàbábẹ̀ tàbá ti lọ ẹ̀tàbà ní pé iyyaka na'budu wa iyyaka nasta'in ya ma'un iyyaka na'budu wa iyyaka nasta'in ya ma'un ẹ̀rùmọ́ iyyaka na'budu wa iyyaka nasta'in ya ma'un Ìjáka náà àbúrúwá ìyáka náà ya yá bá wọn. Ṣètánì burúkú bọ̀. Ìjáka náà àbúrúwá ìyáka náà sàínú yá bá wọn. Àbí bẹ̀rẹ̀ ló kú máa lọ́wọ́ rẹ̀. Ìjáka náà àbúrúwá ìyáka náà sàínú yá bá wọn. Dúró pọ́ ti máa Allahu Akbar. Ọ̀pánu, kùmọ̀nù, gbóngbónù, àdánù, ìfanu, ọ̀bẹnu, kọ́kọ́rọ̀ ọ̀lànù. Nù Fátíà, tó sì so mọ́dà lérí lọ́kàíráàtì lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run sàánsàn tí wọ́n mú dúdú pọ̀ tí wọ́n fi àrámọ̀kan àńlọ ìsìnábù ló nǹkan erí ibú lọ́bà ọ̀ ìsìnábù ló alkùránì erí ibú lọ́bà tó ní bọ́m̀bẹ̀ àbíkọ́lọ̀jọ́ bọ́m̀bẹ̀ torí gbajúmọ̀ àwọn àfá tó dáírí sí wọ́n da àrámọ̀kan máa láàlí ní ilẹ̀ ẹ̀sẹ̀ tẹ́nìkan ò sérí àbí tẹ́ tún nírí ṣe lókù náà ni a bá tẹ̀lé bá tẹ̀lá àfá lọ Alhamdulillahi Rabbil Alamin الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين يا مؤون wọ́n wí lọ ọ́n lọ lérí omi ọmọ kí wà lágídí tó jálárí pín tí ma wá àfá rẹ̀ kí tí ma wá láìfẹ́ ah, ma sí òkè à àfẹ́ẹ̀kọ́mùsì yá mọ̀ kò sí ní fàtíà tó gbé

àfáàsì ti mọ̀ ṣéhù ti mọ̀ ustazu ti mọ̀ wòlí ti mọ̀ nígbà ọmọ yìí tó ti tàà sí alkawa ni wa ọkọ̀ pírètì gọ́nù ni ó ti yí padà àmọ́kọ́ mọ́ bà parẹ́ tí ó lápá ẹ́ ṣe ọ́ ẹ̀dàkùn ògbé ní máa lọ lérí omi mọ́ ti dédà odò Ọgbọ́lọ́n tó bí jàmá. Allahu Akbar. Èrí omi tí wá ní sí ewu ni, pọ́blẹ́mù ni, òsì ni. Èrí ibú àrùn ni nígbàmọ́ àwà ní ìsìnkú orí ọ̀pọ̀ tó bá bá pè lódò lọ́dọ̀ rẹ̀ ń gbò lọ́tò kọjá lérí odò. A mọ́ ń gbà sí èwù rẹ̀ fi lé ọ lọ́wọ́ tó ń lọ tí pọ́blẹ́mù bọnú ẹbí ẹ, ọba nlé ọkọ, ọba nlé iṣẹ́, ọba nlúlú rẹ̀. Odò náà nù. Tọ́ bá tẹ̀lé tí wọ́n ní kó ṣe bó ti ṣe, ọ kọjá nǹkan kan mí ti ṣe bọ́lọ̀fẹ́ ìpé òwà ga lápá lọba bọ́ sórí odò padà ní a máa tún lọ. ẹgbọ́ tó yá sẹ̀tánì tún tọ́ sí lẹ́mìí pé ah, àníṣẹ́ kò sí ma owó nù ń bí fàájíà alhamdulillah rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ya mawun ah, lọ́bá tó yọkú iyyaka na'budu wa iyyaka nasta'in ya mawun lọ́bá tó dìwì ní odò Ewa ni síkẹ̀ náà ó di méjì tọ́ ọba dánrọ ẹ̀wọ̀n lẹ́ẹ̀kẹta ọpí ìbárò tí bàbá rẹ̀ àjíyà rẹ̀ àti wàhálà tí mo ti ṣe lérí rẹ̀ ìbájí ọpa rẹ̀ tọ́ọ̀bá tó yí padà wọ́n á fi sọ̀kalẹ̀ kò yí padà náà ṣe wo ni mo ti mọ̀ tọ́ lágídí púpọ̀ mo fi hàn ọmọ kí ó yókù mo sì fi hàn ìwọ náà yí pé záàrí lọ mà nǹkan yókù kú mẹ́ àwọn àti dákúndáwádákà wákà ẹ̀bá mọ̀ fàájà bí kí ni àríwẹ̀ ti dáa mọ́sọ̀pẹ́ ẹ̀tì kéwú ẹ̀tì bá ẹ̀tì màtá ìmájì tún pọ̀ kan yàtọ̀ sí sọ ìrí ìmájì tún pọ̀ kan yàtọ̀ sáà lé fi bá tàṣà alif bá tàṣà torípa wà lọ́dọ̀ bàbá wọ̀lí láì ní tọ̀rọ̀nà táwọn pẹ̀lú sùúrù bí nǹkan bá kù sáátà tí ọ̀pọ̀ sí tí wọ́n bá fẹ́ kọ́pọ̀ sí wọ́n sọ fọ́lọ̀run yóò sì bọ́ sí èrè wọn náà bàbá làwá rí náà lọ́njọ́ oríhìn nígbàtá àwọn àgbàlagbà yìí ń lọ ń bò làwá wà nísìn àwọn lọ́ọ̀fọ́ tí fọ́hàn tú àwọn ilé wọn ó di wòlí tààrà báwọn ṣẹ̀gbéwèrè nù wòlí bísà ni wọ́n torí ń jọ tí wọ́n bá fẹ́ bọ́lọ̀ sọ̀rọ̀ tọ́ tí ò tọ́lọ́ lọ́wọ́n ọ̀fọ́ tí kún tí ẹ̀ tí mo láti àjọ sí pẹ̀lú pẹ̀lú èsùn ní alì mo ti rí un ó ní àwọn ará fi tí ń bá tàá ṣiṣẹ́ tí ń bá ní òṣìṣẹ́ bẹ́ẹ̀ ni bá bẹ́ẹ̀ ni táà tó bá jẹ́ pé ọba ti fọ́ tíṣì tó ti fi àrámù kún gbogbo àwọn tí ṣiṣẹ́ lára yóò sá lọ tòṣùrékù mẹ́ àwọn tó bá ti fi àrámù bá lò ní wọ́n tí lówó ti wá nì pẹ̀lú kọ sọ́fẹ̀ríà kọ sófin ọlọ́run kọ sọ àrámù kọ sọ àlàlí yóò rí bẹ́ẹ̀ yóò jẹ bẹ́ẹ̀ Ìbájá náà láwá kí, ó ti tó bá ìtorí fúgàmù ní tókù kọ́nà wọ́n láfájì àtàkì áàkì pẹ̀lú bí àwọn ẹni ọlọ́run fi tó áàkì kí ìwó ti wà lójú tíra gbogbo orin záìrí ọlọ́mọ́sà sí fún wa máa sí fún bàbá wa Halifa gbogbo ẹmàwọlẹ̀ bàbá ẹmàwọlẹ̀ gbogbo orin bá sì ọlọ́mọ́sà sí fún Halifa wa àti gbogbo mọ̀lẹ́bí àwọn tí ta wọlé lẹ́ta àti gbogbo ọmọ tó pàápàá jù ẹ̀yin aláṣà láti kọ tó dáadáa yìí pàápàá jù ẹ̀yin bàbá wa tẹ́ tí wà ń kalẹ̀ látàárọ̀ àtẹ̀yìn àfáwà gbogbo àtàwọn tí ó tó máa dé ọlá Muhammad gbogbo àwọn bàbá wa tẹ́ ti dàgbàlagbọ́ bí àwọn náà ni wọ́n tó kó ìgbìmọ̀ wọ́n ti yí àwọn jù bẹ́ẹ̀ lọ wọ́n sì léfò wọ́n lékè gbogbo ẹ̀ tó ọlọ́run ti dàrú o àwọn ìdàrú ọlọ́run wọ́n láyé kọ́ kọ́ àwọn àmà ṣe o wọn ìjẹ̀gbọ́n ayé àti ìjẹ̀gbọ́n ayé mọ́jọ dára lọ́nà níwájú ọlọ́run a jẹ ààpùn àánà àálò àtọ̀tá àtọ̀tẹ̀ àwọn ìjẹ̀gbọ́n àti ìjẹ̀gbọ́n tí kí lọ́wọ́ láyé nù ọlọ́mọjọ sọ́rọ̀ اللهم اجعلنا من عبادك الصالحين اللهم انزل علينا رحمتك ونعمائك ويسر لنا جميع ما تأثر علينا من امر ديننا ودنيانا إنك على ذلك قدير فبالإجابة جديد ولا حول ولا قوة إلا بالله الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين يا معون إياك نعبد وإياك نستعين يا معون إياك نعبد وإياك نستعين يا معون إياك نعبد وإياك نستعين يا معون إياك نعبد وإياك نستعين يا معون إياك نعبد وإياك نستعين يا معون إياك نعبد وإياك نستعين يا معون اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بلغوا بابا محمود ìmọ́sọ̀kalẹ̀ ìbàdí òní ní ìta ìta mẹ́rin tí wọ́n wọlé lọ lánàá tẹ́lọrin wọ́n sì jẹ́ bàbá wa àgbà níbi ilé wa lọ́hùn wọ́n fi tó ní gbogbo àwọn òkú ẹni kọ̀ọ̀kan wa bísmìlá ìkòlùkù ọ̀lọ́ Ẹkùn mú ní lọ́wọ́ lọ́wọ́ nígbà níláwọ̀. Ọlọ́run nípa lé jẹ́. Alhamdulillah. Hayyakumullah. Hayyakumullah. صلاة الفاتح صلاة الفاتح اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم والصلاة ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقدار العظيم سبحانه